إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيراً أعوذ بالله من الشيطان الرجيم إن يمسسكم قرح فقد مس القوم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين أعوذ بالله من الشيطان الرجيم ما أفاق ولله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما عليه الإنفاق صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على عبده ورسوله محمد المصطفى صلى الله عليه وسلم وعلى سائر الأنبياء والرسل وعلى آله وأصحابه والتابعين وتابعيهم بإحسان إلى يوم الدين ما بعد adúpẹ́ fún ọlọ́run ọba Allah alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àwa parí ọgbà pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin tó ní ká máa bẹ́lẹ́bẹ́lá ilé ní adúpẹ́ fún ọlọ́run bá náà alhamdulillah atọ́rọ ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ ọlọ́run fún aṣíwájú wa nígbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá ní kẹ́ bá ní gẹ́ àmín àwọn ànábì ọlọ́run tí a jí sọ́rọ̀ aṣíwájú ànábì látorí Adam tó gbogbo wọn pátá láì yọ nìkan kan lẹ́nu wọn wọ́n náà lọ́mọ yóǹká wọn bá ní yọ́nú sí wọn àmín ajá tó tẹ̀lé wọn lórí dáadáa bá ní yọ́nú sí wọn àmín látorí wọn ìyọ́nú rẹ̀ ọlọ́jọ́ kó lórí àwa náà kó lórí àwọn ọmọdọ́mọ wa àmín àtúnkì ń náà kó àbọ̀ sí dé wa tafsirul Qur'anil Karim tafsirul Qur'anil Karim ìfọ́síwẹ́wẹ́ àlàyé Al-Qur'anil Karim tàà sọ yí pé ojúpánà tí a fi tafsir náà ni at-tafsir al-mawdu'i at-tafsir al-mawdu'i wa tafsir àwọn agbánu méjèèjì tí a ń gbà ṣe tafsir ìta àsàlẹ̀ ẹ̀kọ́ ní ìjẹta ní àná ibi tí a bọ̀rọ̀ náà ti sí o náà ni fáàmù ṣùmòlì yàtìl islam fáàmù ṣùmòlì yàtìl islam fíkìrátù ṣùmòlì yàtìl islam fíkìrátù ṣùmòlì yàtìl islam o náà ni àgbọ́yé kíkún islam kíkún jọjọ islam ìròrí pé islam ẹ̀sìn tó kún ní ẹ̀sìn tí ó sì ń jẹ́ ọ̀dá sínú gbésí ayé ọmọ ẹ̀dẹ́nìyà táà ti fi ẹsẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ lánàá a mú àwọn ayà wá lọ́ṣìíríṣìí inú àwọn ayà tàà mú wá sọ́dún náà ayà 89 sọ́dún Isra ayà ẹlẹ́ẹ̀kẹsàn sọ́dún Baqara 209 àti ayà 85-86 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú àwọn ayà míì tàà a sì mú ìtàn ànábì wá sallallahu alaihi wasallam àwọn bánu ṣẹ̀bá gbónú sàálábà tí àwọn àgbà islam láti pìlẹ̀ ẹni sọ pé islam ò pèsè tí a máa yọ tó wà ń bẹ̀ táwọn yẹ gbọ́ọ̀rọ̀ lẹ́nu ànẹ́bìtàn ẹni àwọn fara máwọn kan tí ànẹ́bì sọ àwọn fara máwọn kan tí ànẹ́bì fèsì máa pé ẹ̀sìn yíò ẹjọ́ bá ṣe gbogbo ẹ̀ ní ó kò láàyọ sílẹ̀ táwa mú تعريف الإسلام عند الإمام Hassan Banna rahimahullah tàbí sẹ̀rí ọ̀rọ̀ náà tí ó gbé kò ní ní agbègbè bí mẹ́sàn tí ó jẹ́ àwọn agbègbè ńláńlá tí Islam dá sí pẹ̀pẹ́ láti gbogbo tí ẹ̀sẹ̀ láyé ìgbàjẹ́ àbáwà àgbà al-Imam al-Allama Yusuf عبدنا القرضاوي رحمه الله رحمة واسعة آمين ìgbà tó fẹ́ pass comment lórí definition tí o máa sanbánà mú wáyé ó lè túnmọ̀ ní pé gbogbo nǹkan ìsìláàmù dá sí ìgbésẹ̀ ọmọ ẹ̀dẹ́yàn tó bẹ̀ẹ̀ lórí bá a ṣe gbọ́nsẹ̀ bá a ṣe fún sáré bàbá fẹ́ fún sáré tá fẹ́ gbọ́nsẹ̀ bá a bá fẹ́ fún sáárí tá a fẹ́ gbọ̀nsẹ̀ Ànábì wa Muhammadu kọ́ wa bóòlá ṣe gbọ̀nsẹ̀ láti súnfà sáárí ẹsẹ̀ olágbè jáde kí láàgbì ká tó wọlé kí láàgbì àbá jáde bàbá wà ń bẹ̀ bó láti máa ṣe tó wà gbé débi ká sí àkóso òlú bàbá ní tí ń bẹ láàrin mo fẹ́ gbọ̀nsẹ̀ mo fẹ́ fún sáárí tí débi àkóso òlú pátá gbogbo ẹni Islam ló ní ìsìn fún torí ẹ̀ lọ́lọ́ọ̀bá nìkẹ́ ọlá fi fẹ́ kí a kó sínú ìsìláàmù pátápátá ló fi bẹnu àtẹ́lú àwọn Yahudi tí a bẹ́ mú díẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́run tó fi díẹ̀ lẹ́ẹ̀dọ́lọ́ pé afàtún mìíràn bí bá dìlẹ̀ kìtà afàtún mìíràn bí bá dìlẹ̀ kìtà ọlọ́ni àbí ẹbẹ́ sí kèfèrí ẹbẹ́ sí ìgbàgbọ́ sí apákanú àwọn ọ̀rọ̀ ọlọ́run ẹwà gba àwọn apákangbọ́ ẹbẹ́ gba àwọn apákangbọ́ ẹbẹ́ sí kèfèrí sáwọn apákan ó ní ò sí ẹ̀san bẹ́mbá sí tọ́bá dánrú ilé ìwò nú ilé ayé yí mẹ́ẹ̀dẹ́yàn kò sẹ́sàn tí ó tọ́sọ bẹ́ẹ̀ ju àbùkù ẹ̀tẹ́ lọ ويوم القيامة يردون إلى أشد العذاب wá di àlìkíyàmà irú ẹni dákan lábùkù láyé yìí kò tán sáyé tọ́tún di àlìkíyàmà ìyà tó lè jùnú ìyà náà ládójú rún ọkọ wa Allahu bi ghafilin amma ta'malun ó ní gbogbo ń tẹ́ẹ̀ ti ṣe ọ̀pamọ́ fún ọlọ́run tó di eléyìí ló fi ṣe pàtàkì kí a rí Islam gbogbo nǹkan ló dá sí tàbáwá rí pé gbogbo nǹkan ló dá sí àti pé fíkì dáwòlà bóòlá sí sí ìjọba bóòlá sí darí ìlú ọ̀dá sí nizamul hukm fil Islam ètò ìjọba inú Islam ó wà ń bẹ́ẹ̀ àti wá mọ̀ pé gẹ́gbà sọfá pínú ètò ìjọba wa nílùú wa ń bí nígbàtá ń sọ lórí kí ń pè ní politics àti ọ̀nà wo la lè gbà dá sí abala kanú politics o náà ni nizam al-intikhabat nizam al ètò ìbò dídì ìlànà kan lè gbà kópa nínú ètò ìṣèjọba a ti sàlàyé nílé ilẹ́kùnrẹ́ lọ́dún tó kọjá alhamdulillah lọ́dún tó kọjá nàdọ̀ríyà ni tíọ́rì ni wọ́lọ́dún eléyìí a sì prátíkà a sọpọ̀ ẹ̀ká kópa nínú ìbò lọ́dún tó kọjá àwọn àfáà wa sọ wípé ká kópa nínú ìbò lọ́dún tó kọjá nù wá sí 2022 ní 2022 bọ́ ní 2023 yìí ìdá wa fẹnu sọ àwa fi ṣiṣẹ́ ẹ̀sìrì inú súratù sọf ayẹ̀lẹ́kejì fún ní yá ayọ̀ lẹ̀dí na ámà yá ayọ̀ lẹ̀dí àmàlò lè bá takú olóòrùn ẹgbọ́n náà bá bọ́ kí ló dé tẹ́ ma sọ الله أن ما لا تفعلون Ọlọ́run ló tóbi lẹ́sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kẹ́ máa sọ ń tẹ́ lè ṣe. Alhamdulillah. Alhamdulillah. Àbáni sọ̀rọ̀ kápúpa ní ìdìbò, àwa náà dìbò. Alhamdulillah. Àdìbò ààrẹ àdìbò house of senate house of rep bẹ́ẹ̀ ládìbò gómìnà àti house of assembly pé pé lápọ̀lẹ̀ lọ́dọ̀ ọlọ́run nígbà wúlọ́dọ̀ kọjá amúnsẹ̀ alhamdulillah àyíṣà àfá àti sọ̀rọ̀ tí ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n ní àdáìyà kódùwá àdáìyà tú kódùwá olùpẹ̀pẹ̀ ọgbọ̀ ìjárí kọsí nígbàtà bá rí tí a bá wá sí nǹkan ọmọ akéwò sí ní ọmọ akéwò náà ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ kò ní gbẹ̀yìn alhamdulillah torí mo fi àdúrà kún ìbomi tí mo dì alhamdulillah alhamdulillah bẹ́ẹ̀ni ìbẹ̀ni àdìsí làdìsí ó sì gbà alhamdulillah rabbil alamin abala kejì wà ní alìmùsàrákàtù fi idarati lid-dawla alìmùsàrákàtù fi idarati lid-dawla fi idarati l-hukuma fi idarati náà ní kópa nínú ètò ìdarí orílẹ̀-èdè ìdarí ìlú ìdarí ìjọba eléyìí náà sì rí kẹba ìsọwọ́nú àwọn àtọ́lá sí rí kọjá alìmùsàrákàtú alìjàmáàíyà alìmùsàrákàtú alìjàmáàíyà wùjúbùl mùsàrákàtí alìjàmáàíyà wùjúbùl mùsàrákàtí alìjàmáàíyà ìjọ́ràn ayá kí gbogbo wa kí a kópa nínú ètò ìdarí ìlú èmi lójú ṣe ẹ̀nà lójú ṣe yẹlafẹ́ wá máa bẹ̀ láti máa sàlàyé fún wa gẹ́gẹ́ bí àkọlé gbogbogbò táà ń ṣe tẹ̀síra wa lọ́dún náà bìnáà náà bìnáà dáwòlátín mútàtọ̀wírà towards building a developed country báwo la ṣe lè gbé kalẹ̀ orílẹ̀-èdè ìdàgbàsókè tí ó mú dáadáa bára àdó ọ̀rọ̀ tó wá délẹ̀ yìí kìí sọ̀rọ̀ àwọn tààyàn nìkan gbogbo wa náà láàjọ kópa anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó ní kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'yatihi gbogbo ìlàdára jẹ́ gbogbo láfún sọ gbogbo lásìbílẹ̀ rẹ̀ inú ọ̀nà tí àwọn afẹ́ gbà kópa o náà lè náà ṣe lọ́wọ́ yìí a ń bá ìlú sọ̀rọ̀ a ń bá ìjọba sọ̀rọ̀ ń ìlú sọ̀rọ̀ lórí pé ẹrù ń wa ẹrù gbogbo wa ni àwọn àjọba wa ò a ò gbọ́dọ̀ wòrán fi wọ́n lẹ̀ a mùsùlùmí ìsáájú ń gbà tẹ́bí ìṣèjọba wọn wòrán ńgbà tí ò sánà bí ń bẹ̀ máa tí àwọn kùlàfà rọ̀ṣùdó tíjọba wọ́n dé ìjọba abubakri ìjọba umar ìjọba uthman ìjọba ali radiyallahu anhu ajma'in wọ́n ni sahabata ajma'in ọlọ́mbá ní yíó sí gbogbo alápapọ̀ àmín wọ́n àwòrán kálùkù dá sí torí díẹ̀ àwọn aṣíwájú wa tọ́lọ bá ròyìn wọn fún wa ẹnu sọ́tọ́bà ayọgọ́rùn ọlọ́ni wa sáàbìkú náà lè awwalun ọlọ́láwọn ẹni àkọ́kọ́ àwọn tí a gba ojú inú ẹ̀sẹ̀ àwọn ẹni àkọ́kọ́ minal muhajirin wal ansar àwọn náà ni a tí a bá náàbìsì ìrìn àjò láti ìlú Mákà wá sí Mádínà àtàwọn ará àmàjá gbà wọn lálejò walladhina taba'uhum bi ihsan àdúgbò ẹni kẹ́ tó bá tẹ̀lé wọn pẹ̀lú padàdà mìta àdọ̀nù gbogbo bá tẹ̀lé wọn pẹ̀lú orí padàdà tí a kàn wo lórí ọkùnrin ọdá sí obìnrin ọdá sí àgbà ọdá ọmọdé ọdá olórí ọdá ọmọlẹ́yìn ọdá olówó ọdá tálákà ọdá onílé ọdá àlejò ọdá wàlàdínà tàbáhùn bí sáàlì lórí díẹ̀ ọ̀nà fẹ́ fi dáadáa tẹ̀lé wọn sọ́dọ̀ Tawbah 1 verse 100 tẹ bá dé ẹ̀rọ rẹ̀ ká bí dáwọn náà ti wọlé nìka jọ wọn torí díẹ̀ bí a ti wá fẹ́ gbé ọ̀rọ̀ lé ní o náà ni tààrífù dáúlà wà mafhumuha al-aam tààrífù dáúlà wà mafhumuha al-aam tààrífù tààrífù dáúlà ti wà mafhumuha al-aam kí ńgbàtà sọ pé náà bí náà ìdáwòlà tí mútàtà ògbèrà kí láàpé ìdáwòlà inú gbogbo àkọlé gbólóhùn tó nípa jù mẹ́ nìyẹn dáwòlà gangan tàbí jẹ́ dáwòlà kí láàpé bẹ́ bítàtà gbélé nínú kí ní ìtumà dáwòlà ẹ̀rì ẹwà rí tí a bá wo èdè lárúbáwá ni èdè lárúbáwá ni tó ṣe yí pé ó ní ìtumọ̀ oríṣiríṣi wọ́n ní èdè yìí ọ̀dọ̀ alábádé kakọlọ́wà àwọn àrán míì náà tó máa lò inú àwọn ìran ṣùgbọ́n a rí tí a bá ní ká ní ìjẹta ìtumọ̀ dáwọ́lá nígbàtí a ń lédè bí ìtumọ̀ mẹ́rin ló wà fún tábá wà wà ní kẹrì a rí gbólóyìn tàbí gbólóhùn tó jọ ní ọ̀nà méjì nínú alùkwáni pẹ̀lú aráfíyàn aráfí dáa àti wáwọ̀ àti láà tó jẹ́ aráfí pìlẹ̀ ààrẹ àkọ́bí dáa rí súratù hashim ààrẹ níbẹ̀ Quran chapter 59 ayẹ̀lẹ́ kejì ẹgbọ́n tí ọlọ́run bá lè kí ọlá sọ fún wa ما أفاء الله على رسوله من ní tí a bá fàlìláàrí ṣọ́lọ́ọ̀bá alẹ́kọ́lá tẹbá ti kó àwọn nǹkan ìtàn gẹ́gẹ́ ọ̀rọ̀ ogun tó wà bá wọ́ ọ̀rọ̀wọ́ ọlọ́n níbẹ̀ ìpékanù Anabi níbẹ̀ ìpékanù àwọn tí a jẹ́ alásùnmọ́ wọn níbẹ̀ ìpékanù wàlìyàtàmà àwọn ọmọ òrukàn níbẹ̀ ìpé kanú wàlìmẹ́sàáàkì àwọn aláìní níbẹ̀ ìpé kanú wàbìnì sàbí àwọn tọ́nà gídá níbẹ̀ ìpé kanú kẹ́ìlá yakúnà dúrẹ́ta báyìnà àpùnìyà ìmìnkún olóla gbélé ìkalẹ̀ kọ́ máa ṣe pé àárín àwọn olówó nìkan iná ni owó ti máa sàkúlẹ̀tì kò ní dọ́dọ̀ àwọn yòókù gbogbo ayé náà lẹ́kọjá àǹfààní ìlú gbólóhùn dúlà kọmọ̀ sí pé ọ̀dọ̀ àwọn olówó nìkan ẹ̀rì gbólóhùn yẹn tó kàlẹ̀ kan sí kay la yakuna dulatan bayna al-aghniya'i minkum wọ́n wá rí dáàlì bẹ̀yẹ bìdómìnì wọ́n máa ó lè wà bẹ́ẹ̀ ó ni ó lè wà ní èdè ṣùgbọ́n bẹ̀yẹ dúlà ní ọlọ́run bá lò àpéjúwe kan nínú bí tí àwọn àfá tí wọ́n wádìí gbólóhùn dáúlà lọ́nà tàbí wọnú suratu Al-Imran Quran chapter 3 verse 140 ọlọ́run tó sọ ń bẹ́ ni níbẹ̀ yóò lò ní símù ìyàmsáskún kọ́rẹ̀ gbẹ́gbẹ́ tí ẹ̀fẹ́ ọkàn yìí fàkọ̀dì máa sẹ́lẹ̀kọ́ ọmọkọ̀rún mi fúnlú. àwọn tí a mí náà àwọn ará mọ́kà iná ọwọ́ tí náà ti dùn wọ́n rí wà tí ní kẹ́lá yíyá eléyìí náà ni àwọn ogun múdàwínú ha náà

ṣẹ́gbàtọ́lọ́wọ́ bá ń ròyìn àwọn alágbàálẹ̀ ayé ní sọ́tù Rome kó tó dùgbà ànábìdé àwọn Romans ẹ̀rì àti àwọn Persians àwọn ni alágbàálẹ̀ tó ga jù láyé kó tó pànàbìdé wọ́n máa jagun ni olówó ajá mọ̀ pé ẹnìkan gbọ́lọ́mọ́ ń wìn ẹnìkan eléèlé abádábí léwu léni ọ̀tá lè wíni lónìí kó sì dọ̀lá kọ́rẹ̀ ń wíni kìí fi sójú kan náà látò rome alif lam mim gulibati rome ọlọ́rin gulibati rome wọ́n borí ara rome àwọn ará pátánà borí wọn mọ̀bílì màjúlù wọ́n borí ara rome náà fi adínà lárùn nínú wọn gangan láti borí wọn. wàhùn min ba'di ghalabihim sa'libu. lẹ́yìn ìgbà náà lọ padà borí àjá borí wọn yẹn. fi bid'a sinin. ní àwọn ọdún jẹ́ ọ̀pẹ́. lillahi al-amru min qabl wa min ba'd. àṣẹ borí ìdàkọ́kọ́ àjá àṣẹ orí ti gbẹ̀yìn bínásíríláhì yá ń sùrù mẹ́yìn yẹṣá látara àti pé ìtumọ̀ tí dáúlà ń bẹ̀yẹ nínú àwọn àtùmọ̀ tí wọ́n fún lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sì o náà ni algalaba algalaba a máa túmọ̀ sí borí àtàgìyí àtàgìyí wàtàwíl nǹkan yí padà a máa túmọ̀ sí gbogbo yẹ padà ìtumọ̀ dáwọ́lá onáni ẹ̀rẹ̀ àwọn túmọ̀ ẹ̀pọ̀ lọ́dọ̀ àwọn àfá elédè ṣùgbọ́n gbà mí bẹ àtúmọ̀ sí intikọ́d wàlínkìlá al-intiqalu wal kí nǹkan gbé láti kan sí bí kan tàbí kíkà yí padà bí kan tó gbé inqilab àsìkò yípadà wàdáà ìgbà yípadà ọ̀háì ìṣesí yípadà gbogbo eléyìí ó ní pé ní tí a ń pè ní dáwọ́dá náà pé tí ó lò sójú kan ìtumọ̀ ẹ̀kanú èdè lárúbáwá ó lè rí báyìí nígbà kan ó tó rí bá mi nígbà mi nínú èdè lábá tí a ń pè ní dáwọ́dá inshallah bí tí a dò sí ní ìnírè tó wá di ní ọ̀la àtẹ̀síwájú. amantu billahi wa malaikatihi واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم